أموح الله قولي وعدي ورشاك فلي وعرضك عصى الله وسوقا فامشي الناس وسجل من بقى فامشي جيدك على طلع وإلى عزيز عليه ما ألدتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتامهم من جوع وآمنهم من أرض آمين أعوذ بالله من الشيطان الرجيم رب مجاج الصغير بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه علمه ومبلغ رضاه اللهم صل وسلم وسلم على محمد على سيدنا محمد شفيع المشرفين الشفيع المشرفين خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم عن الله وآله عن الله الحمد لله رب العالمين الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله أعلم نفوة láti lè máa kírun iṣẹ́ ni láti lè máa gba àwẹ̀ tó nira láti máa yọ sàká kọ̀rọ̀rùn láti máa sàdúrà lọ́sàn lóòrùn iṣẹ́ ni àfẹ́ni bá fi ta lọ́rẹ torí pé bá amẹ́ríkà ọ̀rọ̀ kan ó ṣe ọ̀yá ti fún wọn bá bábá ẹsẹ̀ lómi sókè ibi kò orí rẹ̀ yóò wùlẹ̀ tàbí ìdílé oníkírun mọ́ta àfi tán lọ́rẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ tán gbà lọ́dọ̀bí bá ní àwọn ọjọ́ pa mọ́ta àfi àìsùn dáa ti tọ́lọ̀ ní ọmọ ọ̀rọ̀rùn fáwọn mi bá tán òfírí fífọ́ ní ó ti léṣe pàtà àfihàn bẹ́ẹ̀. Gbogbo tẹ́tà sí èyí kájò kó máa gbọ́ ìkọ̀rọ̀ áánì, kọ́ máa wa, títí wá lórí àwọn bàbá wa, wá fi lórí àwọn ọmọ kéékèèké, máa kẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti sí ẹ̀rí pé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ méjò bẹ́ẹ̀ lọ kò ní wá kò ní dáyín lóhùn torí pé àfẹ́ fẹ́rí àfẹ́rí fẹ́ àti ọlọ́run ló fẹ́ wa fẹ́rí ọlọ́run ló fẹ́rí fún wa lábìlè máa kírun lábìlè máa kéwú lábìlè máa ta ìsùn gba àwẹ̀ zẹ́síkìrí ولا تفأتنا ولا صلينا تبشرها باليوم لكنت علينا واترك خلافك لما إلا فإنا إن بإله إن بأولى وكفاك علينا وإلى أبينا أبينا أبينا أبينا أبينا وإلى أبينا أبينا والله والله لولا الله ما علينا وربنا bí bá ti pọ́lọ̀ náà ni òun náà ni òun náà ni àjíjọ́ náà

àwọn àmà sọ̀rẹ̀ àmà sí sàárà àmà sí gbogbo ẹnú Islam ọlọ́run tẹ́ wọn fẹ́rẹ̀ ní wà láàtọ̀ lẹ́yìnà ìrúsọ̀rọ̀ kí bẹ́ni tọ́lọ̀ wọ̀ bá bùn bọ́nà wọ̀ bá bùn ẹ̀rẹ́rùn tọ́ bá kí tọ́ bá gorí kalẹ̀ báyìí ó lè rí fọ́ ní ọ̀pá ní ilé ìsùn ní kò ní lọ́wọ́dọ̀ láti má àti gbogbo tọ́lọ̀ sí yìí àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run alhamdulillahi alladhi hadana ta ǹjẹ́ nínú pé nínú sẹ́ńtúrì ìlàwà yìí ẹlòmí ò kírun iláyé nítìjọ mùsùlùmí ẹlòmí ọ̀tà àwẹ̀ iláyé alóhun lè fi lóhun ṣeré iná ni ó jẹ́ ara ti ọ̀rọ̀ Khatamul Hasan wòlí ńláńlá ni bí a bàbá Imam báyìí wòlí tó kò háyà ní ẹni ọlọ́wọ̀ bá tẹ́wọ̀ wòlí kò lè máa dárú tó ń dáwò yóò yíwọ́ yóò fi ìtẹ̀ àpàmì ọlọ́run láti inú ọlọ́run wá látọ̀dọ̀ ọlọ́run wá ẹni tọ́lọ̀run ń tẹ́ tọ́lọ̀ pé dìde èyí sàfikún ẹ bá jẹ́ tó bá ma nǹkan láti ìtàdínú tó ma ló dìta yọ́ mà pé ah, àbá ìrọ̀mù ọlọ́run wọn tẹ́ni Àwọn àjẹ́bì ẹ̀kọ́ lẹ́fẹ́ kọ́ ẹlọ́pẹ́ mẹ́jọ ìwọ́ pọ̀. Gbọ́rọ̀gbọ́lẹ́kọ́ ní ẹ̀rẹ́ ìyàwó ẹ̀kọ́ ọmọ gáràjì o. Torí pé tẹ́ẹ̀fẹ́ kọ́ sílẹ̀ lẹ́fẹ́ gbọ́ àyí sí èèyàn lásán. Ẹ̀ẹ́ bá jẹ́ ká ìwọ́ pọ̀ ẹ̀sùn ní pọ̀ bí. Bàbá ìmọ́mù tẹ́ mọ́kọ́ wọ́n sàpìjú ẹ̀ nítorí gbogbo ànábì ọlọ́run pé tó kọ̀ wá ní ṣàbá. Láti wà tí a bá ti bẹ ní yíò sí náà lọ́rùn kí máa gbé wọn ìdíran wọn fẹ́ yóò sì fún wọn láwọn ìwà kan ṣùgbọ́n padà kọ̀ wá bẹ̀. ọ̀rọ̀ tí rájúmọ̀lá àṣánlẹ̀ sọ ni mo rẹ́ kí kọ́kọ́ ti bẹ̀ wọlé ìkẹ́ àwọn kan bẹ ó pẹ́ àwọn ìdájí mẹ́ta kẹ́ẹ̀dìmọ̀ píká tí ó pẹ́ sọ́lọ̀ máa ṣe bá wa lórí píká máa bá kí wọ́n jẹ́ gbèsè rún wọ́n wọ́n jẹ́ gbèsè àwẹ́ ní màtí ìṣẹ́ ṣàkà èmi náà fẹ́ lọ ráì kọ́dà mọ̀ kí ọmọ rẹ̀ mọ̀ ṣàdúrà sí láwọn ìpínlẹ̀ màtí dé pẹ́ lẹ́yìn tí ò tó nira fẹ́ láti dé

nígbà tí ò ti tẹ́ wọn lójú ara rẹ̀ kò tí wà sí dẹ́rẹ́dẹ́ fún ọdún wọ́n gbà ọ̀tọ́ àtẹ́lẹ́ bá wọn tí wọ́n kọ́ torí àwọn aláàfẹ́ wọn láfífẹ́ yí wọn tí wà ọ̀rọ̀ àti ní alárọ̀ ní ẹ̀rọ fi sáyẹ̀nsì tó bá fi ọpọlọ wòó èèyàn fẹ́ nǹkan mìíràn bẹ́ẹ̀ lọ́lọ́run ní ìfẹ́ owó ẹ̀yọ́ bá fẹ́ òní pẹ̀lú ọmọ pọ̀ pọ̀pọ̀ wà wọ̀tíkò sáyẹ̀ ìpín ẹlẹ́kẹ̀ẹ́sì mo dì mú áńdá ẹgbẹ́ tí máa ti áyé ṣe àwọn ní ti wọn wọ́n ń bẹ fún ọgbà àwọn àkálà jẹ́ wọ́n wọnú ọgbà bẹ́ẹ̀ ni máa tún ti wà tún nísìnyí ní pólì sọ̀fà yìí ẹlòmí ti ń tájẹ́ jẹ́ ní nìkan tó bí èyí ọlọ́ ọ̀fẹ́ kò tó rí mú mo fi lè bọ́ọ̀mù ló fi lè mú mo ní owó ẹ̀ àwọn ẹ̀kọ́ wọn wọ́n gbà wọ́n bẹ̀ tún àwọn skúù jẹ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n sọ́dì lọ́wọ́ tó jẹ́ biology ó lè jẹ́ engineer ni ó lè jẹ́ history ni ó lè jẹ́ gbogbo orin kẹ́kọ̀ọ́ lọ́wọ́ àmá mú ní ọ̀rọ̀ àmá fẹ́fẹ́ mẹ́fẹ́ láàárín ìfẹ́ mú wọ́n bẹ́ lọ́gbà àwọn kìí jòkó kíláàsì lílé ọmọdé àgbò ni wọ́n tẹ̀lẹ́ tọ́ fún lẹ́kṣọ́ bá ìyọ́ lọ nígbà Àwọn ẹ̀kọ́ ọkọ̀ tẹ́kò ní kọ́. Nígbà rẹ̀, yọ́ wà á tàbí aláìsí ní ṣùù, báwọn kàtí wà ní ọlọ́run. Báwọn kàtí wà ní ẹ̀sì Islam ni ẹ, wọ́n fi wọ́n Mùsùlùmí, bàbá rẹ̀ Mùsùlùmí ni ìyẹ́ Mùsùlùmí ni. Àmọ́ mọ́ ni owó wà ní ìsinmi kò lè tí wọn kò lè gba àwẹ̀ kò lè ti zaka kò fẹ́ràn ààrẹ kò fẹ́ràn àwọ̀ kò fẹ́ràn kùránì Bọ̀bá mi jẹ́wà ní ìṣẹ́lọ ìbá wọn ti wúrí. Ń sàárẹ̀ ìdíjì ìbẹ̀ẹ́lẹ̀. Kò níbi ọlọ́run rárá. Kàkà kó níbi ọlọ́run yọba wá nífẹ̀ẹ́ kan mí. Ọmọ Mùsùlùmí ni ó. Àwọn ọkọ̀ tá ìṣe yìí kò ní ìtọ̀ máa. Tẹ́bá wá sí kan mí tí ọjọ́ ìsìláàmù yọ̀wà

Ọlọ́run yóò kọrẹ fún afẹ́ àti máa gbọ́ àti káàkiri máa lò ó. Ó rẹ̀ bá bá tí ń díká bá Ah, wọ́n ti ṣe kọwàá ilé yìí fi. Adúgbẹ́ lọ́nà ọlọ́run tó ti bẹ́ẹ̀ fún wa. Àwọn tó lè pẹ́ ní wọ́n lè hú Kìtìmọ́ta àdékìlẹ̀. Àtàwọn lọ́rẹ̀ kan máa ti lọ. Bí ń bá nílé wọ́n máa ti lọ. Bí ń bá nílé wọ́n máa ti lọ. Bí bí bá pa máa ti lọ bí àfájẹ wọn wọ́n sílọ́wọ́. Tọ́bá ti dáwọn dáwọn pàtì wọ́n ni alhamdulillah. Tọ́bá ti dáwọn dáwọn pèlú wọ́n ni alhamdulillah. Wọ́n ní sórí ẹ̀dì dàkúdà. Wọ́n àti ní tọmọkọ́ wọn àti ní yọmọ ta. A kò sùúrù ní mí. Ọ̀rọ̀ tí bá sọkọ́ jọ Islam. Ẹ̀rìn tí Islam. Ìwà tí bá Islam. Òun ló kó ọjọ́ mílíọ̀nù. Àwọn àdúgbò lọ́dọ̀ ọlọ́run. Nígbàtà àdúgbò yìí ń tán ọjọ́ ká kí bàbá ìmọ̀. Ilé orin méjì náà ni wọ́n kọ́ lẹ́nu àwọn ní Adam. Afá àkàlọ́kọ̀ pé màárùn-ún alẹ́mọ̀rọ̀ wá kìlọ́ ààrẹ, ìlú láàrín kìdára wà láàrín kìdára. أفوتي سلام قلبي ولكن حكم السكنات يا ولكن حكم السكنات يا مررت على سياج بجازلنا أقبل ذلك دارا وذلك دارا Kọ́pìlù. Kọ́pìlù bá níbi ààrà lè ti dáre. Kọ́pìlù bá níbi ààrà lè ti dára. Kọ́pìlù bá níbi ààrà lè ti dára. وما عقب الثياء سكن القلب ولكن عقب سكن الثياء Àfájọ́nà òun fẹ́ obìnrin kan bẹ̀rẹ̀ jẹ́ Sálímá olórin ọ̀run, olórin lágbàwà ni ó ní marantu alàtíyà wọn kọjá lápàdà wà lúkà díyàrí sàlìmá ọjẹ́ ìlú bí tí sálímá ń gbé sálímá lòbìnrin tí ó kọ̀ عباد الله Márìtò àná tí a rí ní tí a rẹ̀ sálímá. Ọkọjá látúgbò omi tí olólùfẹ́ mi ń gbé tó lùgbà rẹ̀ jẹ́ sálímá ń jọ́nà. Ó bá bí lọ bá lè jì dára wá bá lè jì dára. Ọkọ̀ ìgbẹ̀lẹ́kọ̀ ọ̀gá tí wọ́n mẹ́nu ìlú ọ̀rùn ni wọ́n kì sí wọn. Má ṣe àkọlìbí ìwọ́n ṣe yí pé ìgànná ní mọ́láìkì Wàlákè mọ́kò máa sákà náà ti ara. Wàlákè mọ́kò máa sákà náà ti ara. Ìfẹ́ ẹni tí ń gbénú lé wọ́n ló sọ mí jẹni tí ń kí ìsìn káàkiri. A lè gbọ́ ah, wọ́n ní bàbá wa tẹ́ òpínlẹ̀ pè wá lọ́fà wọ́n ní àwọn kan bàbá wa tàwátẹ̀ ìyàwó lọ́dọ̀ wọn owó ìyàlé pè wá lọ́fà adáhùn ajab salami ti bẹ̀lẹ̀ bújá ó pè wá lọ́fà àwa wíwátà wọn lójoojúmọ́ nì Wàmá ogun ti á ìsàgá ní ìnàkọ́lé bí o, wà láàrin náà ọgbọ̀n láàrin náà Àwọn tí ń bẹ́nu rú lọ́dà, àwọn tí ń bẹ́nu rú sí bí fífà pé èèyàn mi ní lágbájá. Fàlá ìta bá fi tẹ̀gàn fún un, ta bá fi tí ẹ̀gàn fún un ní tẹ̀gàn àti òun. Èèyàn bẹ̀rẹ̀ ẹgbó tó mú tó díẹ̀ díẹ̀ ní ẹ̀bá ní ti báwọn. Àwọn ní gbogbo màjálà ní gbogbo ọ̀nà tí èèyàn bí kí ìyá ti bá rí tọ́wá pé tẹwà ní wọ́n lẹ́wà ló wọ̀ lẹ́wà ẹmọ́jẹ́ àròyìn ọgbọ́n torí àwọn ilẹ̀ àárá àwọn ọba àbí ọgbẹ́ àṣìṣẹ́ tó rẹ́ pẹ̀lú wọ́n lè ní mẹ́rin ló sì wáyé ọlọ́run ló ti bẹ́ẹ̀ ọwọ́ ẹgbẹ́ ti mímọ̀ ni ẹgbádùn ààrẹ ìgbádùn wọn jẹ máa tọ́wọ́ ẹgbẹ́ ká ní absent Màlárí tó alẹ́ ìyárí ìdíyà ìtẹ́lìmá. Ẹ̀mọ bá fi lò láàrín kìtà láàrín kìtà. Wà ó kò sí yárí tàgá nínú kọlìbí. Wà lẹ́kí ní òkú mọ́tàkà láti yára. Mẹ́bá ti wá kéèké tí wọ́n lọ prógámù wọ́n ti ní àwọn tí káwọn yà kí wá náà ní. Tí wọ́n bá jẹ lọ prógámù fẹ́ tí wọ́n lè kájú tó tó wá jẹjọ mọ́sí wa wọ́n làfíkà wọ́n tẹ́lẹ̀ náà ní. Kí ìṣẹ́gbẹ́ mẹ́ àwọn ìdẹ́sà wá, ẹwọ́ wọ́n ti há tó. Eléyìí ni Sóra Mọ̀sàgára Mọ́sọ̀ kékeré tí àwa ní dáwà pẹ̀lẹ̀ ká máa dò láàrin ara wa. Ìwò ní ká máa fún ẹni, ìwò ní ká máa takúrẹ ẹni, ń bó láti iṣẹ́ ọlọ́run dé kó tó kà yí wọn. Tí wọ́n láti ọlọ́run dé kó tó kà yí wọn, iṣẹ́ ọlọ́run ọgbà, ọgbà ni kọ̀gbà àjímọ̀. Àwọn ìnábí ọlọ́run gẹ́jẹ́ wọ́n sọ fún pẹ́rọ bàrẹ́ takabbal minna. Bí bàbá ìmọ́ mo ti máa ṣe nítorí gbogbo màrìkàdí. Táwọn ti jẹ́ àdàbí, وما فيها وفي الله فرق بين العنبي ومركزي والزمراء كلهم في الله وإلى الله وفي الله وإلى الله إذا أنا مدى منه يدوه لسي بابا إمام مرأي أما وفا فتا يسيروني أو مكيكي كلاك بواني وواي قول يا سيدي سباة ما تونا تتكيكي ليري كذلك كنتم من قبل فمن الله علينا كنا من قبل فمن الله علينا أنا دي وأكلا سباة àti ah, ìkó kíláàsì kìsí náà báwọn kan máa ń bẹ nílò àwọn kan máa bẹ ní high class nínú kíláàsì náà gbogbo àjọ wà ní ayé àbáwọn náà ti wà wọ́jọ́ àkíjà báyìí rí àmọ̀ nílẹ̀ ẹ̀ àmọ̀ sùúrù ẹ̀ tí wọ́n bá pè mí lóde àfẹ́kọ́sà bàbá ìmáàmù ni yẹ bá ti ráwá gbówó rẹpẹtẹ bìkan táwọn ọmọ sùúrù bá pè mí ibẹ̀ lèmi lọ fa tó láwọn náà rántí gbàtà

gbogbo ànábì ọlọ́run èkó tẹ́bá lọ fa alùkùránì nígbà tán bá ń dùgbé ti pẹ̀lú ara wọn pẹ̀lú àwọn kìrìrí àwọn ànábì ní máa wí nínú knowledge lẹ́yìn àtàjá èèyàn láti kọmọ bẹ̀rù ìkankan láti ti ọlọ́run ìgbàdìgbóná ní sáà láti wà ọ̀la ẹ̀ka fún aláwọ̀ mẹ́tẹ̀lá èèyàn máa jíjẹ ọlọ́run lọ láì sàfẹ́jù láì búyàn bí á ìṣẹ́ ọlọ́run máa jẹ lójú ẹ̀ àwọn ànábì ọlọ́run ló ní àtẹ̀blì kárẹ̀ jẹ́ iṣẹ́ náà tó pin ká sọ ká ṣe àsọṣe yàtọ̀ fún àsọdálẹ̀ lásán àwọn náàbí ọlọ́run lónìí ẹlẹ́ẹ̀kẹ́rin àsìdìkò kọmọ sòdodo kọmọ parọ́ ẹlẹ́ẹ̀kàrún al'amana gbogbo márùn ìwòlẹ̀ ìpánú ẹrù bàbá náà ni ọ̀fà fi ń jẹ́ ọ̀fà lónìí bí ẹ bá ń bọ̀ wá sọ́fà sọ́fà lọ́wọ́ wá tẹ̀kìríkà yóò rò sí mọ́mù mọ́ ìgbà ìjẹ́mi bá tẹ́lẹ̀ Táì màkan ní bẹ́ẹ̀bẹ̀ ní àkókò rú, àbí ìmọ̀ lójòkó, ìmọ̀ lójòkó sí bẹ̀rẹ̀ lẹ́sìn, ábìtì, súfí yónjẹ́lì ni bàbá imam, àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run ajọ́ mọ́ lérí wọn, àwọn àfá jàǹkànjàǹkàn tó wá ń bẹ lọ́fà. Bọ́bà ti rí ń jẹ ta jẹ́ rí mú bàbá sí Adam Peter bẹ́ẹ̀ wọ́n sì kọ́ lẹ̀. Kí ìlú ọ̀fà àfá ni lè sọjá sí wípé wòlí tó pọ̀ ń bẹ̀ nínú àwọn ìkan ọ̀pá tí ò ní gbà pé tí ò ní parí láìlẹ̀ bàbá wa Bílálà àwọn tí ó tó ń jẹ́ àfáà gidigidi gan láwọn àfáà ó láwà ní bàbá wa àgbà tí wọ́n ti papòdà ayé gbàmí àwọn zùmúrá àwọn nùnì ọdún wá kò àwọn ní tó jẹ́ pé onígègé àà ẹkùn mẹ́rin sí bàbá tí ó kàmáà ọlọ́wọ́n sàjẹ́ kí a rí wọn pẹ́ àpáàtàkiri gan àpáàtàkiri àgbà gbogbo wọn bẹ̀bẹ̀ ó tún kọ àwọn mí àálùsúnnà ọkà àwọn táà lè kàtà tẹ́ ń jẹ́ fàárí ilẹ̀ ìlónìí tí gbogbo wọn bẹ lábẹ́ àti àbàbà ìmọ̀ ẹgbẹ́ tí ó gbímọ́ ọlọ́jẹ́ mi ó gùn Fẹ́lẹ́nà Mọ̀hánmàlọ́dọ̀ lọ. Ẹjá ti làkàrjá fún lèílá fi àmàlèlá fi ní ẹjá fọ́sí. Ká fi bísmìlá ìwọlé sí lèílá fi làkáwá jẹ́ àmàlàkàrjá fún. Gbogbo tí ń jẹ́ ìṣòro wájú ní ọlọ́mà yìí sọ rí gbẹ̀tẹ́lẹ̀. Bá ń jẹ fúdánù ní ẹyẹ. Ọlọ́wọ́n á fi àsìkò yìí kọmọ́sà fi tún ìlú ìṣèjì báyìí. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìsìlámù níbẹ̀ wájú yìí, ẹ̀yin lẹ sí gbogbo wọn.

وليس عليكم بالمؤمنين فإن تولى الرسل إلى الله لا الله عزيز رسول الله العظيم Àkí gbogbo ayé olórí ilé ìwé látọ̀dọ̀ bàbá ìmáàmù, mo fi bàbá ìmáàmù kí ní ní ilé máa dápọ̀ lọ́pọ̀ kan látọ̀dọ̀ bàbá wa ti bẹ̀lọ́ ọ̀tún wà yìí. Ẹ̀rẹ́ rẹ́jísà àkí wọn. Àwọn tó tó wà mẹ́ǹkan, ọ́ àwọn tó tó wà mẹ́ǹkọ́ dàrẹ́kítọ̀ wa akí wọn àkátàsí wa akí wọn gbogbo dìpátímẹ́ntì kọ̀ọ̀kan àwọn tó hẹ́ẹ̀bí ẹ̀ akí wọn gbogbo ẹjẹ́ jẹ́ mùsùlùmí lẹ̀ akí yín àwọn tó jẹ́ kírísítẹ́nì akí wọn gbogbo ilẹ̀ àtàfẹ́kọ́ ni ẹgbẹ́ kìlú ọ̀dà ni ẹ̀ bá ọmọlọ́mọ lórí jẹ́ àwọn àkàlẹ́ ìgbẹ́gbẹ́ jẹ́ tí ń bọ ọmọlọ́mọ lórí jẹ́ báyìí nísìnyí títọ̀ wọ́n ń kọ́ wọn ní nǹkan bú èyí wọ́n kọ́ látọ̀dọ̀ arúdà àti márúdà àti ìfìrítù àti ṣèìtàn àbẹ́ ìtẹ́ ẹ̀kọ́ wọn yìí sí ẹ̀kọ́ látọ̀dọ̀ tí ọlọ́run fi máa wà náàbí ọlọ́run adàrò àti ìrìyà àti àwọn òrí ọlọ́run àtàwà náàbí ọlọ́run olórí àwọn ọ̀dọ́ tí ní àpọ̀ sí ọmọ adórí ọ̀tẹ́tẹ́tẹ́tẹ́ ìtara rẹ̀ ló sì pẹ̀tára Ilé olórílẹ̀ òun ní kí ni wọ́n, President àwọn Emirates, ọmọ akẹ́kọ̀ọ́ ní ọ̀pá bíbà yìí, ọlọ́mọ́ta jẹ́ mi lógún àdúrà tàwà ti fún wọn ti tẹ́ fún gbogbo ilẹ̀ nìlì ọlọ́jẹ́ iná ọ̀tà tẹ́ yọrí dáadáa ọlọ́run lọ́rùn dáa kọ́kọ́ tẹ́lẹ̀ gá pé ìdárúkọ ọlọ́run torí pé ẹ̀yin onírúurì jí lẹ́pẹ̀ wá ẹ̀yin adárúkọ ọlọ́run lẹ́pẹ̀ wá ẹ̀yin olólùfẹ́ ọlọ́run lẹ́pẹ̀ wá owó ti ní nǹkan kan ìdárúkọ ọlọ́run lọ La ilaha illallah, Ola òfin wọlé Muhammadun Rasulullah, Láòfin jáde. La ilaha illallah, Láòfin wọlé Muhammadun Rasulullah, Láòfin jáde. Ọlọ́run kọjá sọ ọmọ afẹ́kẹ́ rò jìnlẹ̀ dáadáa kìí ṣe wákàtí lásán, kìí ṣe orí lásán. Àwa ń ti wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ìsìláàmù látorí àwọn bàbá wa fàgbàgbà bàbá ìmáàmù àwọn òní ṣe gẹ́gẹ́ méjú láìlà ìlàlá láòfin ti jẹ́ Muhammadu Rasulullahi ni ó fi jú ṣe مصرعات الجهداء لا إلا الله هم لقاولي والإسلام bí ẹ bá kọ́kọ́ bẹ́ẹ̀ sí tọ́lọ́run ta wẹ́ sí máa lè kí ní ọkọ̀ọ̀kọ́ wí la ilaha illallah kọ́dá kò ní tí kírun kò ní tí gbààwẹ̀ kò ní tí rí ọ̀tàká kò ní tí ṣe gbogbo oríkẹ márùn ìsìláàmù kò

ni ó fi ẹwà àwọn mí bàbá rẹ̀ kéwú àbẹ́bẹ́ kàwé wọ́n tún wá lọ wá sí lọ bí tọ́lọ́wọ́ ọ̀fẹ́ mi ó ní à bàbá òun fẹ́ jáde ìpátínájì tó sì wà ní lásù òun nìkan ni mùsùlùmí tó ń bẹ láàrin ọtọ́dún mẹ́jọ nísìnyí àyí mẹ́fà gbogbo àtúnrẹ́mẹ́ yíbò kiri yóò kẹǹkà lókún bẹ́ẹ̀ lọ̀káwá ìwé tẹ́jẹ̀ ní káwọn stọ́dì mo ti gbá ọ̀pọ̀ láti kalẹ̀ ó tó bí ọdí ẹ̀ṣì báyìí lọ àwọn mọ́já àwọn ńláńlá àwọn kíríà tí ń pè mùjálàdá ńláńlá tí péjì sọ wà mẹ́rin lọ bí thousand àwọn ọwá kó bí mẹ́rin wá mo ní okú wá tó ilé okú mẹ́rin wá biology wà chemistry lórí ìdí wọ́n wá nìkan ni mùsùlùmí tó wà ń bẹ̀ wọ́n rí ṣùgbọ́n kí ní kan lọ orí àfá ẹgbàmí torí ọlọ́run mú ní kí ní lọ́wọ́ tó ní gbogbo àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ igbó àtàwọn afá kí lọ ń dà wọ́n rẹ̀ mú lọ fẹ́ sọ́dì lè dá wọ́n lọ́nà táwọn gbà dé náà wá lọ́nà orí ní àwọn lọ ni wọ́n fi ń ṣe ìdí àkọ́kọ́ wọ́n jó èèyàn pátápátá náà bá jó omi ẹsí jó tán wọ́n wà lulú lulẹ̀ kaná ó ní láìpé òun láìka mọ́kànmọ́ mọ́lẹ́rin ó ní kí yóò sí dáńtí mẹ́ òkò sí dáútí mẹ́ òun wá fẹ́ bàbá àwọn ó sì ké údé lọ́dọ̀ bàbá gbóra ló jíjáde ọjáde rọ́bí àmẹ́ bàbá rẹ̀ wá ní òun fẹ́ kó kéwú àmọ́ ọba kéwú náà tó ń fẹ́ kó kàwé lé tọ́ba ká sí òun sì ìtàkùn ti gbà wọn torí ọlọ́run wọ́n fẹ́ ṣe táwọn kèrè fi káwé Muhammadu Rasulullah lè ó kìí rẹwà. Adam. kí o jẹ́ rí èyàn kó tó ma kéhù ọlá bàbá kàmálùfíìlì bí tí wọ́n ọjẹ́ haramu fún tó dẹni ọlọ́run pẹ̀lú ọgbọ́ ọlọ́run sàti orí wọ́n sì dáwò náà wọ́n wá ń bí ní káwé Muhammadu Rasulullah ni ó fi ìrìnwá dákùn ogun ọmọ ìyá mi ní Islam. Gbogbo ń dẹ́bá bẹ́ẹ̀ sí láyé láìlá ìlọ́lá òtí tó ṣe ojú ní káwa, àtà amúrùnmáhì fàlá tàṣájìlòun. Àti ọlọ́run ó dé, kábí bàbá bí ó ti jòkó yìí, tàṣùgbọ́n bẹ́ táwọn náà lè sọ bí bá ilá àwọn ọkàn mí ìsọ pé mo rò pé wọ́n béèrè èyàn fún tó mọ̀ wé àtọwó níní àtọ́lá níní àtayé níní kò dìgbà tá a bá ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ ká tó ní tọ́rọ̀ akọ́ akọ́ ọlọ́run tó fi dá wa àwọn akọ́lá kọ́ ọlọ́run tó fi sí alọ́kùnrin àwọn akọ́lá kọ́ ọlọ́run tó fi sí alọ́bìnrin kò sì ṣùgbà pé tí ẹ̀mbá ti ẹ̀ máa sí kankan ẹni tó wí ojú òní tí ó pẹ̀lú òwú ọlọ́ ọwá fi ọ̀lẹ́ mi àtàìmọ̀kan tèmi àtàìjẹ́ kankan tèmi mọ́ wá fi sùkún fọ́lọ̀ pé wọ́n láwọn tọ́mọ̀ sọ́jẹ́ ti ẹ̀ mẹ́jọba yóò fèlì pẹ̀lú ògbọ́ ọlọ́ kò fèlì pẹ̀lú ògbọ́ ọlọ́ kò sí sékò rẹ̀yìn ó mọ́ dárájà sọ́dá tó fi lè láǹfà ní àti wà níwájú ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí wọ́n sọ níwọ̀n àti tẹ́ o yọ́ ma bẹnu iṣẹ́ kò tí yìí yọ́ ma bẹnu iṣẹ́ ò tí ma kí ọ pé kò yé mi mo sódì mo ń ẹ má kọ́rọ́ ti kúrò nínú ìsìláàmù lọ́nù kedere ẹ má bá ẹ má bá rẹ̀ ẹ má bá rìnrìn àti lílọ́wọ́ àti lílọ́kọ àti líléyàwó àti bíbímọ la ilaha illallah láò fi wọlé Muhammadu Rasulullah láò fi jáde la ilaha illallah láò fi wọlé Muhammadu Rasulullah láò fi jáde la ilaha illallah láìsí ìyàwó Muhammadu Rasulullah láòfì lóyún láìlá ìlàlá o láòfì lóyún Muhammadun Rasulullah láòfì bí ma láìlá ìlàlá o láòfì bí ma Muhammadun Rasulullah láòfì tọ́mọ̀ láìlá ìlàlá

bẹ́ẹ̀ bá kẹ́yìn sọ́lọ ohun ẹ̀ ní ọkọ̀jú tí ó sì rí náà àwọn ti wà láìlá ilá wọ́hù láó fi wáyé Muhammadun Rasulullah láó fi gbé bẹ́ẹ̀ láìlá ìlàlá òní ó fi yẹ ni ó fi dára láìlá ìlàlá láwọn fi wọlé Muhammadu Rasulullahi láwọn fi jáde. Ọdún gbọ́n wọn sí ọ̀tọ̀ kọ́sìrì jí láni. Ṣé wọ́n ábẹ́dẹ̀ sí já ní bàbá gbogbo àwọn ẹni ọlọ́run, wọn ò pa ń tẹ́ mí pọ̀ mọ́lọ́run, bàbá Gbogbo wọn tó gẹ́gẹ́gẹ́ ní wọn mọ́ àgbọ́lù mọ́là tọ́lọ̀ fẹ́ síríkù, ó kó kó rẹ̀ àwọn ọkùnrin òjòwú ni wá ẹ̀yin obìnrin gan ààrẹ ti jẹ́wọ́ sí wa ẹ̀yin obìnrin gan òjòwú ni béèyàn bá jẹ́ ohun pọ̀ dáa bẹ́ẹ̀ ni torí kí ni òjòwú lọ́lọ́run òjòwú tọ́lọ́run ju ti gbogbo wa lọ kí lè tàlàyé fún dáadáa ọ̀rọ̀ ní ọ̀rọ̀ púpọ̀ ọ̀pọ̀ gbogbo iná ẹlẹ́kọ̀ọ́ ní ilẹ̀ ọ̀rọ̀ láńsọ fún yín bá délẹ̀ tàkàfẹ́ rò tó lọ́wọ́ pé dábá ti kọ́ yínìkan kíláàsì ẹ̀sùn ọ̀rọ̀ kúkúrú ni ó tàbí wákà wákà kọ ọ̀rọ̀ kíbi ní tó sì mú gbogbo ayà alkùránì àti àhájí sùdání méjì ń sọ yọ́rọ̀ lọ́mọdé ó ti takòdé lọ́dọ̀ bàbá ìwọ̀n ìdáwọn ara ní alaihi wa sallam àmẹ́bí jòkún fádà kan pẹ̀lú àjẹ́mà ní wá ń gbọ́ òun lólé táwọn kan pariwo mọ́dà takulun kílẹ̀ ń sọ àwọn yíwọ́n níbẹ̀ ọkùnrin yìí ní máa sọ pé ìyàwó mi ọkùn tí owó ọkùnrin ní báwò ó lè jẹ owó púpọ̀ sáà máa sọ máa sọ oyin ìràwó ìràmọ́ sọ̀rọ̀ ìyàwó ẹ̀ Ànábì wa ní kò sí láì fi ọ́dá wà ánà àgbárùrù mínú èmi lè jẹ owó wọn àtà àtà ya Rasulullah ìwọ́n náà tún lè jẹ owó Ànábì ní ngbà wọn tẹnu wọn Ànábì náà jẹ owó wọ́n tí màláíkà ń sọ̀kalẹ̀ fún lówó lọ tún jẹ owó sí ó ní wallahu àgbárùrù Ọlọ́run ọba jẹ́ owó àmọ́ fíláńsà ẹgbẹ́ ẹmọ́sẹ̀bọ̀, ẹmọ́sọ́sà, ẹgbẹ́ bá tẹ́bọ̀ pẹ̀lú mi, wọ̀n ẹgbẹ̀ríkì, owú ni, owú ni, èmi mọ̀ dáyí, èmi mọ̀ fún yín lóúnjẹ, èmi mọ̀ fún yín lómi, èmi mọ̀ ń tọ́jú yín, èmi ni mọ̀ ń rè yín, èmi ni máa sì. Kí lẹ́gbẹ́ tí mo fún yín sa ààtàkùn mi kó lè máa sàátùmọ̀ ò. Gbogbo tí ó tẹ bá bẹ̀rẹ̀ ni mo fún yín وآتاكم من كل ما سألتموه نعمة الله لن تحصوها إن الإنسان لظلوم كفار Gbogbo tẹ́ bá tó fẹ́ sí fún imú sí fún yí, mú lẹ tó ń lọ, bí kọ́kọ́ wà nulé kí àwọn rẹ̀ tó máa yọjú kọ́kọ́ rẹ̀ náà máa wá sí fọ́tò ẹnìkan, fọ́tò ta lẹ̀ ń wo mẹ́rùn àfi kẹfà fọ́tò ìyàn yóò mú wọ́n tẹ̀sì náà yọ́pọ̀ mọ́lẹ̀ nítorí pé fọ́tò obìnrin kan bẹ̀m̀bẹ̀ ẹ̀dásẹ̀dánù kí wá ní ìwọ́ tó tún kú lọ́dọ̀ náà tó tún wà nǹkan míì bọ́lọ̀ má bínú sójẹ̀ ní nígbàtí wọ́n náà bínú lérí ìyàwó rẹ̀ tó ń bínú lérí ọkọ rẹ̀ tó ń bínú lérí ọmọ rẹ̀ fẹ́ èmi ni ọba sọ̀rẹ́ má bẹ́lómi sọ̀rẹ́ má káwówó sọ́dọ̀ ọlọ́run káwọ́lá sọ́dọ̀ la láwọ́ fi ṣiṣẹ́ Muhammadu Rasulullah ni ó fi ṣúṣe. La ilaha illallah láwọ́ fi wọlé Muhammadu Rasulullah láwọ́ fi jáde. Àwọn ni halwa bá àwọn aṣẹ́ ìmọ́mù bá fẹ́ fún yẹ lọ́wọ́. Wọ́n kún ní kíkọ́lọ̀ sí la ilaha àmọ́tọ̀ bá wọlé tó máa ń ti láìra ilẹ̀ láúlọ nígbàtọ̀bá tó ogójì ọjọ́ mẹ́ta ogójì ọjọ́ mẹ́ta ogójì ọjọ́ kìíní yóò fi báǹdì ní ogójì ọjọ́ kejì yóò fi báǹdù àti zandu yóò zandu nígbàtọ̀bá tó ogójì ọjọ́ kẹta yóò wá ogójì ọjọ́ kìíní yóò fi báǹdù ogójì ọjọ́ kejì yóò fi tandu ogójì ọjọ́ kẹta yóò wá fi tandu ogójì ọjọ́ kìíní yóò fi wọlẹ̀ wọ́n bá ṣe tẹ́sí kí yóò máa wọ́ọ́lá

ìwọ́n náà wá tó sí ọ̀sọ̀dẹ̀ sọ́dì kò tó tòkò tó lú ẹni tí wá rí ìyàyà ìwọ̀n ọlọ́run lọ́gbà ánú mi jọ́nà àwọn àdẹ́kọ́ láti rọ́bíà ni mo ti kó ìrà fi máa yíyàwó kọ bá mi láàmú láti kékeré kọ bá mi láàmú mi ń bá fèlì gúgú mọ̀ pé mo fèlì ni èmi ní òní ìdíbíyà náà làá bí ẹn kọ́kọ́ wo tọ́lọ̀ ń mọ́ mi nánú pé ti ayé mi bàwá kọ́ ẹwà wọ́n ń à àti ilẹ̀ náà lórí síkíù ni àwa ti rò pé ìzíyà ni ti wá pé wọ́n ń tó lé gbogbo ẹ̀lá lọ ha pálí tó pálí ra àwọn láti tẹ́ wa kò sí lé lọ́wọ́ wọn jẹ́ wọ́n á pé ìwọ́ lọ tẹ́ ló bá sáàmù bí kan tí tó wù tẹ́sì ọgọ́rù dáwọ́ mẹ́fà ń lè àwọn ọ̀gá wa ní wọ́n jòkó yìí kí ẹ ti rò wípé àwọn tọ́pìkì báyìí àwọn bí musta habatu salat kò bèèrè faraidu salat lọ yẹn kò bèèrè súnà kí wọ́n lọ bèèrè àwọn nǹkan wo ní àwọn nǹkan wo lọ́bà ń jẹ́ àwọn nǹkan wo ní nǹkan lè ṣe ọ́sà bèèrè rò pé kọ́rọ̀ tó rò wọ́n á di líle láwọn ẹbá dàmú wọ́n bá kọ́kọ́ ka gbogbo fàráìdù sí fàráìdù ní iye fàráìdù ní iye súnnà ní gbogbo yóò kọ́ bàbá mọ́sà àbùlọ ọkọ́ tẹ́ nígbà sí mú wọ́n á kọ́ sọ́nà àkọ́wá ń pé láwọn kò rí bẹ́ẹ̀ ohun tó ń kọ́ ní ọ̀sán ah. bá mọ́kà pé ara pẹ́sẹ́ tí wọ́n kọ́ nǹkan mú ti ẹ̀ lọ́lọ́gbọ́n ọlọ́run yẹ tí mọ́kàn lọ́pàá kí ni wọ́n fẹ́ sọ ní pé bí ìyàn bá dúó lọ́dọ̀ ọlọ́run pé mo dúó lọ́dọ̀ rẹ̀ ṣàánú mi ọlọ́run ṣàánú ẹ̀ níbi ìsádẹ́là àti kíè sí oògùn tí a láti mọ́ ọ̀lẹ̀lẹ̀ jẹ́ ní pẹlẹbẹ ọdá adúgbógbé mi rúgudu lọ kọ máa ha lọ́rùn bẹ́ẹ̀ bá tètè mú ayé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀ mú kíkan ó dùn mú látàálẹ́ ilaha illallah tí a tọ́bá máa dogójì ọjọ́ kejì yóò máa rùn jáde níbi àládílá níbi kó oòrùn nǹkan kọ́sẹ̀ níbi kọ́ sọ kó rí bẹ́ẹ̀ wọ́n náà máa rò pé mo ní fílì pé mo ti lálejò lára أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فاعلموا أنه لا إله إلا واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فأعلم طبعكم كانوا فيه لايه Tàtì mọ́lá ilá ilọ̀lọ́, ẹ̀dàkùn mo fẹ́ ẹ̀yọ́ màá yáà ni mo fẹ́ kẹ́ ẹ̀kálọ̀. Ẹ̀rí àwọn àfáà, bẹ̀rẹ̀ bá rí àwọn àfáà kọ́kọ́rọ́ ayé ń bẹ lọ́wọ́ wọn àwọn ẹni ọlọ́run wọn bàbá sì wọlé sọ àwọn ẹni ọlọ́run púpọ̀ wọ́n tó kúnlẹ̀ wọ́n kún lu iná ẹ má fọkàn sí pé yóò pẹ́kó tó gbà ọpẹ́kó tó gbà tó sì líbẹ̀ kọ́ dájú kí ó tètè gbà fọmọ́jẹ ni ọlọ́run oríṣà ni ọlọ́run ni bọ́bá ti wá tó lọ kankan rẹ̀ fẹ́ mọ́ gbà láti fẹ́ ọlọ́lẹ́mìnà tó láti dá ọlọ́run fa'alam annahu la ilaha illallah ma ti la ilaha illallah ọba ti ma ti la ilaha illallah fa'alam knowledge ni imani lọ́mọ la ilaha illallah àwọn ará fi lọ́mọ zahiran ọbatina ma òró ẹ̀ ma ẹ̀bú ẹ̀ ma wájú ẹ̀ mẹ́yìn ma ti wọlé ma ti jáde ẹ̀ Fàálàm, a bá ti lè ṣe bẹ́ẹ̀, annahu la ilaha illallah, la ẹ̀rìká ara fi mi. Gbogbo ara fi tọ́wà mẹ́ lọ́mù ló sọ fún wa pé nùrà ní ìyàn gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ kò sí zúrì àmá kapásítì ẹ̀ ní àwọn onímọ̀ àṣírí ti gbé bẹ́ẹ̀ gbogbo alkùránì ìmọ́lẹ̀ ní ara ti alkùránì àmá mọ́lẹ̀ rẹ̀ jùra wọn lọ àwọn kan wọ zàtíà tó bá ti ń pè lẹ́ẹ̀kan ń lọ bà àti ọlọ́run lẹ́ẹ̀kan náà ni bọ́ bá pè omi ismu sifati ní ọmọ jẹ́ àwọn kan jẹ́ ismu zat àwọn kan jẹ́ ismu sifati bọ́rọ̀ bá káyínlá báwọn àbọ́ bá fún wa lọ́wọ́ ọkọ̀ Nígbé ilé ìní orúkọ ọlọ́pọ̀ ókì ọlọ́run. Gẹ́gẹ́ bí káfí ókì àtorúkọ àtàlàjẹ́. Orúkọ gangan ní Dìmín. Ókì jẹ́ igbákejì, àlàjẹ́ jẹ́ igbákẹta. Wọ́n sọ pé kápẹ́ntà, wọ́n sọ pé àlàbí, wọ́n sọ pé Ibrahim. Tẹ̀kọ́ náà ní jẹ́ mẹ́tẹ̀ta. Káwọn á fi káfíńtà ọ̀, káfíńtà ọ̀, káfíńtà ọ̀, ẹgbẹ̀rún káfíńtà ni ó dáhùn. Àbá káfíńtà àlàbí, àlàbí káfíńtà àti tó súnmọ́ ilé wọ́n mọ̀ pé láàrin àwọn káfẹ́ntà àlàbílà níbi àlàbílà wọ́n lè pẹ́ méjì mẹ́ta àwà ní a káfẹ́ntà àlàbí Ibrahim káfẹ́ntà nínú ọkọ̀ ọlọ́run tó tọ́ jẹ́ pé ismos láti ni tọ́ jẹ́ pé lọ́zà àti ààrẹ gangaga ní ń bẹ nínú ọkọ̀ ọlọ́run tó pé ismos sì fáàtì ni nínú ìròyìn ẹni nínú ọ́fíìsì rẹ̀ ni bàbá ìwọ́n ni yóò ti jòkó ìrìnsìn wọn máa drive àwọn ìdrive àwọn àmọ́tò ní a bá wà ń di steering kí ni ó ń jẹun driver tẹ́bà lè mẹ́bà rí kí ní jẹun imam tẹ́bà ọ̀dọ̀ àwọn ìyàwó ilẹ̀ àkí ní jẹun ọkọ ọ̀yàwó Ọlọ́run, annáwó la ilaha illallah واستجبه ذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متطلبكم ومثواكم Ìwájú ọkọ̀ ọlọ́run A bá wá tí jẹ́ ọjágbò ń bá bá jáwé jágbò kìí wọ̀ tó

ẹ̀dàpọ̀ ẹ̀dún lọ́dọ̀ ọlọ́run kí wọ́n á padà síbi tí mo fẹ́ béèrè àwọn béèrè lọ́dọ̀ ẹ̀yọ ọmọ akẹ́kọ̀ọ́ torí bàbá ó fún wa ní àdúrà ní ẹ̀má ti jọ̀rọ̀ kan bí ẹlẹ́ yọ́ màá lọ bí ma lọ́dọ̀ yìí àwọn béèrè ẹ̀dàkùn ẹ̀yọ ọmọ akẹ́kọ̀ọ́

kí ni nǹkan tó wọ́n jù láyé òde ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹbá bàrẹ̀kẹ́ gbọ́ tán ẹ̀yìn ayé àtẹ̀yìn ayé ìwòlò ìkáwá ìwòlò ẹni sí orú wò ẹni tí ma jẹ́ lómi òfèrè ní ẹ̀wọ̀ Àwọn ọmọ ọmọ ọgbọ́, àwọn ọmọ ọkọ̀ wọn lẹ́kọ̀ọ́ wípé tààrà mẹ́sì dánwò tá a bá fi àwọn question mark kan àmọ́ fi ń bèèrè kí lọ́dọ̀ ìdánwò tẹ́lẹ̀mínà ti mánéjì ọ́fíìsì ìdánwò lú wọ́n ti fi mí sílẹ̀ máa ìtajà ọ̀rùn lílù wa wọ́n ni mo tẹ́ bí ọdún mẹ́jọ tó kébì lọ̀ká ìmìnì chairmanu eh, eh, exam officer ìmìnì bá bá kọ́ ipé kámú tàbá fi kámú bèèrè tọ́

àwọn nǹkan wo ni a mà ní ẹntọ́ wọ́n jù láyé torí tẹ́ bá tètè mọ́ láti fi ní ọjẹ́ mọ́ntẹ́ wá ẹlòmí ọmọdé wá àádọ́ta ọdún kò tí mọ́ntẹ́ wá ìyẹn ọpàá tí ń fi ń sí ọlọ́run mú sí nǹkan míì owó mẹ́tò sí Bábábàbá ìmọ́mọ̀ ní ṣùkò sí ètò ọkọ̀ dúró ní wọ́n wá jọ bàbá wa tí níjọ́ tí bàbá adé òkà má lè pé ìyàwó àkọ́kọ́ àwọn awa bàbá wa tọ̀sírì àwa kò níbi ìyàwó àwa yàtọ̀ bàbá wa ìmọ̀ bàbá wa bílálà àwọn àjòkó ẹgbẹ́ láti márùkà sílẹ̀ tí wá ìyọmọ̀ tí wà dámọ̀ mọ́ ọ̀rẹ́ mi ẹjẹ́ tàdúwà fún ìmìdé àdúwà mú ọ̀wálà tàbá ń dáwó pípẹ́ká fún bàbá ní owó tàbá fún olúwàdọ́ bàbá kí o alúwà èmi lẹ́kùn ló bàbá wá pé owó lè onídá fún yí ẹ́sọ̀rí ibú ẹ̀ẹ̀ní nípe ẹ̀sì àgbákò ẹ̀pà gbogbo yínà ẹbá ń gbédà ní wá àgbédànà ọjọ́ náà kò bá ní máa ròyé yíwa nílọ ẹ̀yìn lẹ́ni nǹkan ilẹ̀ yìí bàbá náà wá lè máa jọ́rọ̀ bẹ́ẹ̀ ni bàbá wá lè mi lẹ́fù ló wọ́n bá lọ wọlé lọ wọ́n bá lọ pé owó jáde máa ń tàbí wà ń dọ́là wà ń bẹ̀ kò fún

ọlọ́fẹ́ ẹ farabalẹ̀ ẹ̀yà bá farabalẹ̀ yọ gbà bí ẹ̀ kí ni ẹ̀yìn ayé kìlẹ̀yìn ayé òdè ni àwọn nǹkan wo lọ́wọ́ jù láyé èwo lọ́wọ́ jù ń bẹ̀ ẹ̀ndọ́ bá fẹ́ sọ̀rọ̀ nítorí àwọn ọ̀gá tuntun bàbá ìmámù bọ́yá tọwọ́ bá rí sọ ó tún gbà nǹkan ẹ̀bùn pápá àwọn ìmọ̀ bọ̀ wá wọ́n náà mọ̀ bọ̀ wáyìí obìnrin ẹ̀dú báyìí fẹ́ farabalẹ̀ obìnrin méjì ọkùnrin méjì ó tó obìnrin mẹ́ta ẹ̀má ọpẹ́ o ìwò lọ fẹ́ dáhùn mẹ́ ní Ẹ̀yìn ọpẹ́. Ẹ̀yìn ayé mi ẹ̀yìn ẹ̀yìn ayé ló yẹ ká wá nítorí pé ẹ̀yìn ayé ó ju ẹ̀yìn ayé lọ ojú ẹ̀yìn ayé ẹ̀yìn ó padà jáde tó túnmọ̀ pé yẹn mọ́ fún ma ń fọ́ tóòrò mọ́ ma máa tí a máa

àwọn ẹ̀yìn kan bẹ pẹpẹ látàrí ní ilẹ̀ iná ò ti bọ́ títí dáǹkì àmọ̀ látara ẹ̀yìn ayé láti wá wá àwọn nǹkan tó jẹ́ ojúlówó tí ń bẹ nínú ayé káfílẹ̀ rí ẹ̀yìn ayé ẹ̀yìn ayé gbọ́dọ̀ mọ́ ìgbà wọn bẹ̀rẹ̀ ìwọ́ yàbẹ̀lẹ̀ kan ẹ̀yìn ayé lówó ẹ̀yìn ayé lọ́mọ bíbí ẹ̀yìn ayé nílé kíkọ́ ẹ̀yìn ayé lásọ wíwọ̀ ẹ̀yà ayé ni gbogbo nǹkan mèrè ìtàà ní láyé tí wọ́n bí mọ̀ pé èèyàn ni ọ́ nínú ayé àmá ẹ̀yà ayé padà fọ́ torí pé ilé àmá owó ẹ̀yà ayé padà fọ́ torí àṣọ àmá ẹ̀yà ìyàwó alọ́kọ akọ nílẹ̀ ọmọ akú owó ṣùgbọ́tọ̀ bá ní ẹ̀yà ayé lóbi lè rí ayé ọ̀wọ̀nú ara wa. ọkàn ò sí mú ká mọ́ bì kan kábì kan lẹ̀ àmọ́ tó bá bẹ́ wá ẹ̀yìn ayé wa sọ́nà ọ̀dọ̀ Ọlọ́run kó lè rí ẹ̀yìn ayé ẹ̀yìn ayé ẹ̀yìn ayé ní ó fi ẹ̀yìn ayé nínú ẹ̀yìn ayé ni mímọ̀ nínú ẹ̀yìn ayé ni kíyàn kẹ́kọ̀ọ́ ó sì rí pò múnú ẹ̀ àmọ́ tí a bá dépò tán ga tán kí lọ́wọ́ máa ń ni ipò tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ fọ́ mọ́ ṣubú o kí lè má dàrú wọn lọ́wọ́ kí lù má túnmọ́ lérí toró ti dẹ̀yẹ ayé nítorí wọ́n sọ fún kó lè bá ní ẹ̀yìn tí wọ́n máa fi yìí tọba tó kò láyé tán mọ̀rún káàkà yorí ìdólé ìzẹ́ta fàlélà ilẹ̀ ìzẹ́tù jẹmíyà والذين يمقرون السيئات لهم عذاب شديد أولئك هو يبو ومكر أولئك هو يبو صدقة من كان يريد الإنسان بوي أيه فإن كان يريد الإنسان تنتوي أيه pé mo sáfẹ́ dé yẹ̀ láyé èmi náà fẹ́ di president mo fẹ́ di minister mo fẹ́ di professor mo fẹ́ di governor mo fẹ́ di imamu ẹni bí mọ́mọ́ bá dìde ẹni bá bá láti ṣe ẹni tí ó kà bá dìde ẹni tí ó kà bá dìde gbogbo àwọn tí mò ní dè èèyàn láyé náà lẹ́yìn ayé Ìfí mọ́ wá mọ́ tí ò fi ní parí lọ́la náà lẹ́yìn ayé ẹ̀yìn kiri tí ìfẹ́ yìí fèk. Torí bí àbá wá mi tọ́lọ̀wọ̀ òfin sí, tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́, yóò padà dé bú lọ́la kò ní jẹ́yìn máa. Tàbá ní ẹ̀yìn ẹ̀yìn gidi láwúyà sí ẹ̀yìn tí ó níbò láàwọ̀ àti ẹ̀yìn ọmọléèwé. Wàlè láìlẹ́ Fàlélá ilé ìsàtù jẹ̀míyà. Òsín bí òsà. Fàlélá ilé ìsàtù jẹ̀míyà. Òsín bí síkírí kọ́ọ̀sì láti máa ṣe ẹgbẹ́ òkùnkùn. Fàlélá ilé ìsàtù jẹ̀míyà. Òsín bí ká lọ kéré èyẹ ká lọ sọ̀sà ká máa sàfá ká máa sọ pẹ̀lẹ̀ táwà fẹ́ dàpọ̀ lónìí. Fàlélá mi tó ti ń dàpọ̀ ni. Sáàfà ilé ìgbèrà rẹ̀. Àbákọ́, ó ti dẹ̀yìn ayé, ó ti di ẹyẹ ayé ò ti fọ́mọ lọ́wọ́ àwọn tó bá tó ṣe gidi níbi ìwé rẹ̀ tọ́ka mo fẹ́ kàwé nítorí ọlọ́run mo fẹ́ fi túlù bàbá mi ṣe mo fẹ́ fi túlé bàbá mi ṣe mo fẹ́ lókọ rẹ̀ nàìjíríà níbẹ̀ yẹ̀ láwọ́lọ́wọ́ èèyàn ni fọláwíyọ́ èèyàn ni bàbá kamal èèyàn ni bàbá adam èèyàn tó tún nàìjíríà ti ní àbí wọ́n bà jẹ́ ẹ̀bá wá gbé gíga ti ní láti bí tọ́lọ̀wọ̀ fẹ́ẹ̀fẹ́ bà nàìjíríà jẹ́ ẹ̀fẹ́ bọ̀ lájẹ́ ẹ̀fẹ́ bà yé jẹ́ àti sí láti màbẹ́ ti fẹ́ ń tọ́tẹ́fẹ́ tọ́ ayé sí èyí òun tó jẹ́ kókó tàwà láyé ẹ̀dàpọ̀ owó bẹ́ẹ̀ ẹ̀tọ́ wọ́n jù láyé ẹ̀dàpọ̀ ọmọ bẹ́ẹ̀ ni ni owó nǹkan tó wọ́n jù láyé méje ni àkọ́kọ́ nú ẹ̀ ìmọ̀ ẹ̀kẹ́jì nú ẹ̀ àlàáfíà abalẹ́yọ́lẹ̀ ẹkùn nínú ẹ̀ owó jẹ́ kí wọ́n á jọ ọmọlúàbí ọwọ́n ọmọlúàbí wọ́n nínú ọmọlúàbí lòdodo tẹ́ wílẹ̀ kan kọ̀kọ́ lẹ́nu ẹ̀ àmá òdodo àti sùúrù àti ìmọ̀tàmánà gbogbo ẹ ti bọ́ sínú ìwà ọmọlúàbí tọ́mọlúàbí lẹ́yìn abẹ́ ìtọmọlúàbí àtọ́wọ́jẹ́ ọmọlúàbí jẹ́ mbú títà ayé abẹ́ fún wọn Ǹjẹ́ mú títẹ́ kọ́ yá abẹ́ mú títò, tọ́wọ́jẹ́ ọmọlúàbí lẹ́yìn. Ǹjẹ́ nífẹ̀ẹ́ Ǹjẹ́ ìrẹ́lá débẹ̀ lọ́la ẹ̀rí máa jalè? Ǹjẹ́ ilé òní máa kó wa lọ abúrọ́dù káàkiri? Èyí tí ká wà nù. Ǹjẹ́ bẹ̀rẹ̀ ní ẹlòmí inú ní sí ni pé àjọ gbé owó Nàìjíríà yìí ni. Àjọ kí ó sí ayé ni. Nínú tó tó wọ́n jù, ẹ̀mí wọ́n jù nínú ayé. Ẹ̀mí ní ń bẹ láfẹ́rẹ́ kọ́kọ́, ẹ̀mí ní ń bẹ láfẹ́rẹ́ pẹ̀lú àlàáfíà, ẹ̀mí tún wọ́n jù ẹ̀mí àlàáfíà owó ìmọ̀ ọmọlúwàbí ó di márùn-ún tó alùwákí túbẹ̀ ẹ̀ wíṣẹ́ wọn lọ gara rí o tó yí ló ti dé díẹ̀ yọmọ ìyá mi alùwákìtù àkókò àwọn ẹlẹ́kọ̀ọ́ ayé tí ìtí ẹsẹ́ mùsùlùmí ní illegal sílọ̀ ní àwọn western civilization bí àrósù bí aflatone bí sàkọ́rá tó wọ́n ń lákọọ́lẹ̀ tí wọ́n kọ pé ìtọ́wọ́ jù láyé àsìkò ni ìtọ́wọ́ jù láyé àsìkò ni ìtọ́wọ́ jù láyé àsìkò ni nínú àsìkò láti wówó nínú àsìkò láti wá ìmọ̀ nínú àsìkò láti lo ẹ̀mí wa ẹ̀mí tí ń ti ń lò láàárọ̀ yìí ó ti kọjá nìyẹn kò tún wáyé mọ́ ìyẹn ni sọ fún àyẹ̀wò ìbẹ̀mọ́fẹ́ dọ́rọ̀ dúó kí bàbá pàtàkì àdúrà fún ẹbá bá àsìkò yára rẹ̀ àsìkò lọ́wọ́ jù ọwọ́n jòwó lọ àsìkò wọn púpọ̀ ọwọ́n jù mà lọ torí nínú àsìkò ló ti kàwé nínú àsìkò ló ti sin lọ́hun nínú àsìkò náà ló ti ṣe ogun tó ti láyé bá bá wo ẹ̀yìn tàbá láti sínú mọ̀rá hákà wọ́n pẹ̀kìríkà sínú mọ̀rá hákà ọdún tàà fi ní knowledge láti 12, 13, 14, 15 títí lọ 20 sínú mọ̀rá haka lọ́dọ̀ àwọn ilmọ̀ nọ́ọ̀sì tẹ́mọ̀ nípa psychology. Wọ́n ní ilmọ̀ àsìkò ń gẹ́gẹ́ lọ́mọ èèyàn fẹ́ foundation tí ó jẹ́ láyé yóò jẹ́ èèyàn rí ni yóò jẹ́ èèyàn wù ni. Yorùbá dá sí pé wọ́n láti kékeré ni ọmọ tí ti tẹnu sámúsámú, ọmọ tí ọba jẹ́ àsàmú àti kékeré ni ó ti tẹnu wọ́n á sì ní mùsùlùmí àti kékeré ní kíkọ́ mẹ́ ní ẹ̀sìn àti sílẹ̀ lẹ́sì mú ǹdẹ bá fẹ́ mú ìrẹ́gbẹ̀ pọ̀ fọ́mọ ilé ìwé nìsìn ìrànlọ́pọ̀ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ilé kéhù náà o wa tọ́lọ ní àmà bẹ́m̀bẹ̀ a tún wá ní tiwa tí ò ní e. ó jẹ́ àmà kí ní lọ láyé àsìkò kékeré lẹ́ẹ̀fì ṣe bìnáà ẹ́fì ṣàbábù ìṣe fi náà okò bóòlù ẹ́fì ìwé ṣe fàndísàn àfin bá dàgbà bóò ní ìjẹ́ ọwá jẹ kọlé orin méjì kan lábẹ́ ọ̀rọ̀ tí a sọ nìsì èyí tó lè tó ga jù nú ẹ̀ kíni ẹlẹ́gẹ́jẹ́ lásìkò ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn lẹ́lẹ́gẹ́jẹ́ ẹ̀sìn ẹ̀sìn lẹ́lẹ́gẹ́jẹ́ ẹ̀mí làkọ́kọ́ ń bọ́ wọ́n jù àlàáfíà lẹ́ẹ̀kejì nínú tọ́wọ́ jù ìmọ̀lẹ̀kẹta owó lẹ́yìn àwọn kan ọmọlúwàbí ẹ̀yìn àwọn kan àsìkò ẹ̀sìn wá tẹ̀lé àmọ́ nínú àsìkò náà láti lọ inú àsìkò náà lákéwú inú àsìkò lákàwé pọ́ọ̀lá ń lo àsìkò orí ẹ̀yọ ọmọ wa bóòlẹ́ ń lo ìgbáyé ǹjẹ́ ìlítà ń sẹ́bùn tẹ́ẹ̀sẹ́ lójúmọ́

èyí náà ló dìkẹ́tì fún arí pé bá aláwọ̀ máa tẹ̀ kan akábẹ̀ tó sí ọlọ́mfà yí làtàgò méjì ọlọ́mfà látà ìtàgò mẹ́rin ọbí bákárí ìtàgò méje ọbí ìsá ìtàgò mẹ́jọ títí tí lè mọ́ jùtòjúmọ́ ó ní lásìkò tọ́lọ̀ ń rọ̀jò tàbá onogeography àfinú palace àárí pé a ti mọ̀ pé nínú ọdún kan àárí àwọn ìgígé mẹ́rin àwọn kan máa jẹ́ àsìkò ooru àsìkò ọyẹ́ àsìkò ìjìdún àsìkò òrùn rẹ bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rẹ́fọ́ ọlọ́run tó tó bá wọn tẹ́kọ̀ fètò sí ọba tó kọ́ da gbogbo ẹ̀rú tí ò ní jẹ́ óyé wa ọba fètò sí owó níní ó fètò sọmọ bíbí ó ní kullu shay'in indahu bi miqdar tó wọ́n tó rà gbogbo nǹkan lòun ti òun ti mínìtì gbogbo ẹ̀ ó fètò sí bọ́jẹ̀ẹ̀tì ńlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run bọ́jẹ̀ẹ̀tì kékeré ń bẹ ó sì fi tó kọ́dà rú ó lẹ̀dẹ́ ó ti wà láyé tí ò ní tó ọjọ́ ayé ẹ̀ ìdí bá jí láàárọ̀ látago márùn-ún sí mẹ́fà nǹkan tí mo fẹ́ ṣe ni látago mẹ́fà sí méje ìdí mo fẹ́ ṣe ni látago méje sí mẹ́jọ ìdí mo fẹ́ ṣe ni bàbá sọ̀rẹ́ kálímìtì ẹ̀ bàbá sọ̀tá kálímìtì ẹ̀ bàbá fẹ́ rìn sí fàájì kálímìtì ẹ̀ tàbá fẹ́ sinmi kálímìtì ẹ̀ Allahu ya'lamu ma ta'malu kullu unsa. Ọ̀pọ̀ ẹni tí ó lóyún bí mọ́ mọ́ tí mẹ́lú ẹ̀. Wa ma takidu lára. Àṣẹ tí ó bí mọ́ iye tí ó bí láyé mo ti mọ́ tí ó bí mo ti tó kalẹ̀. Wa ma tazidadu. Ẹni tí ó sì bí ma tí ó tún lékún àtẹni tí ó fi jó pòròdíìsì àtẹni tí ò ní pòròdíìsì láyé tó ikú mẹ́ ó ti tó kalẹ̀. wọ́n fún ló jẹ́ ìdáwó Muhammad sallallahu alaihi wasallam ó ti fẹ́ kí ẹ fẹ́ ni, Ànábì ní Egisa ni Muhammadan Kabla Hamusin Tẹ̀tẹ̀ kọ́rọ̀ nǹkan márùn-ún tí márùn-ún kejì ó tó dé, ọ̀kan ọmọ jẹ́ negative, ọ̀kan ọmọ jẹ́ ìkejì ọmọ jẹ́ positive. ni ma mi nínú àdísẹ̀ nẹ́bì. Tẹ̀tẹ̀ kọ́rọ̀ nǹkan márùn-ún, kọ́bùlà àtàrún tí márùn-ún kejì ó tó dé. kí ló dé iṣẹ́ tó yẹ kó sí kékeré ní ní òṣè ní ṣe lágbà wọn wà tí ń bẹ lọ́mọdé rìn kiri ni wọ́n ni ó kí ó kò kí ó ní ó kàkọ̀kà ẹni tó yẹ kó jìyà kékeré tó sá fún ìyà tó fi pamọ́ ìtọ́jú alẹ́ ni èèyàn ní wáyé kọ́mọ́ jìyà pọ̀ bá jẹ kékeré ọjẹ́ lójú alẹ́ ẹni ó yẹ kó jẹ gbá kékeré tó sáfẹ́ gbá ó fi pamọ́ ni àwọn tí ó yẹ ní ọ̀nà lójú alẹ́ Ìdẹ́yìn ọmọ ìyá mi ó tẹ́ ní pé ẹrọ́jú jẹ́yà, ẹjẹ́ kí ìyàwó jẹ yín, tí a bá jẹ yín, tẹ́ farabalẹ̀ fún, wọ́n bá jẹ yín tán ẹ̀tún wá wá ìyà káàkiri ní ọba kù sí ẹ̀yìn náà kó jẹ. bí a bá káàrí má lè wé ẹjẹ́ ọjẹ yín, bọ́ bá wá jẹ yín tán ẹ̀yìn náà tún wá wá kí gbòrè ìyá kù sí ooo. Ẹwà tó a bá tẹ́lẹ̀ kí bí ìyà bá tánlẹ̀ kí lọ́kàn ọ̀rọ̀ lọ́kàn ọjẹ́ ọjẹ́ ọjẹ́ wọ́n náà tó wá rí wọ́n náà kó ọ̀tẹ̀rú èèyàn ọ̀tẹ̀rú títà ọ̀tẹ̀láwọ̀ àfà ọ̀tẹ̀rú bàbá rẹ̀ ọ̀tẹ̀rú ẹ̀gbọ́n rẹ̀ ọ̀tẹ̀rú àbúrò ọ̀tẹ̀rú ẹni tó rí títí ọmọ súnrọ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ tẹ́ àgbà ọ̀tẹ̀rú tí ó fi ọmọ ìwọ́n náà wá wà ọmọ ọ̀tá fún ìyàlẹ̀ kéwú ọ̀tá lọ́dọ̀ tíéwú ọ̀tá lọ́dọ̀ ìgbọ́mù ọwọ́ ká pé lẹ́nìkan olè fìyà jẹ́ bí ó kéré ìyà rẹ̀ kalẹ̀ dọ́lá ní àápọ̀jú ayé ni àáfí ma kí lọ́kànú ọ̀rọ̀ mi ni bá kọrin ni jàwọ́ ìrọ̀lá àrídì sábò ọ̀fẹ́lẹ̀ ọkùn nílànà àwọn akọ̀ lórí nígbàtẹ́ mọ́nà mọ́tò àbàbá sí mẹ́rin ọ̀gá wá sí ẹkùsẹ̀ jàwọ́ ìrọ̀lá àrídì sábò ọ̀rùn nínú ọkọ̀ lílà náà àwọn nǹkan méje tó yẹ ká mójútó rúnlẹ̀ náà nínú làákàyè wa fàádẹ́rẹ́lá alìfikírù rọ ìhà alálẹ́ àfírí fàádẹ́rẹ́lá ذكر رايا على العضي ملاكا إلى تتوزيكو في ديمالي الرؤيل كفل أموال عيناتهم أمي وعين أجلوني توني Kàdálẹ́ amúwálì bẹ́ẹ̀ náà lówó áyìnà tún ọwọ́n tó méjì. Wàlìbáàrù ayélu nàdírọ̀ lẹ́ẹ̀dọ́dẹ̀lẹ́ kẹfìrí. Àlìbáàrù ìjọmọlúwàbí ayélu ń tọ́ wọ́n ní ojúlówó ní nàdírù ń tàà lè rí púpọ̀ láyé. Ìyẹn lọ́pàá tí Nàìjíríà fi wó sírí ìbọ́mọlúwàbí bá pọ̀nù wọn ní ìlú òní bàjẹ́ báyìí. máa rí fàtó láṣíyá ìjà ní òhà. Àwọn anímímà nùtọ́ wọn ni òun ló kó ogun ẹ̀sá ó kó ogun ẹ̀sínú. Ìhánàmà alwakítù àìnú lè àìní láàá bí. Àmọ́ àlìwakítù àsìkò tó rò láyé àìnú lè àìní ni. Òun ló wọ́n jù, àsìkò lọ wọ́n jù, pápá tùrẹ báyẹ̀ tẹ́rẹ. Annabi ní sàbábáka kọbùlà haramika. Wọ́n sí hàtákà aláfíà rẹ kọbùlà sàkàmíkà kó tó dípá rẹ̀ dé. Gìnáàkà, owó tó onílọ́wọ́ kọbùlà kàfìríkà kó tó dẹ́lẹ́ ìmọ̀tẹ́ àwọn tíjà wa ní àwọn olùkọ́ wa ni wọ́n lò yìí nígbàtọ̀ bá yá àwọn ọmọ wa lọ san fún wọn tọ́jú alẹ́bádé níjọba òjí ẹ̀sán ọlọ́wọ́ ọ̀sán torí wàhálà tí títà jẹ nìkan ò lè sá àfọlọ́wọ́ bẹ́ẹ̀ náà wàhálà àfá alẹ́ kéwú bẹ́ẹ̀ náà ni ìmáàmù bẹ́ẹ̀ ni mọ̀kádà bẹ́ẹ̀ ni tẹ́wù ẹni bá lówó tó bá náà tó fi tún tọmọ lóàbí tí ó tọ́jú ẹ̀fà mọ́ ni dùnìyà kàkọ́bùlà ákẹrẹ síkà ayé rẹ̀ ti fi mójútó kó tó di párìkì àmàdé alẹ́bì kamara àmúbáwọ̀ Tàbágá bí ìyàtọ̀ ń bèèrè. Àláfíà ń bẹ́m̀bẹ̀. Bèèrè kó lè jà àríyàtẹ́. Òun ní òpin gbogbo ẹ̀rìn. Láyé ọdọ́lù kan náà bí ha ṣe ohun fàyẹ́ kí tàbí rí. Ẹnìkan ní bẹ̀láyé gbogbo òun ní ìdí àláfíà kọ́ ápò ń gbẹ̀ òun bẹ̀lá láàfíà òun gbé ayé dáadáa. Àríwọ́kí tó àìnú wàlélẹ̀ ọkọ́ ti máa fún àdàtà ń. Àríwọ́kí tó àìnú àsùkòtà Wàlílé àwọn káàtì máa sí gàlà tó ń mọ́pá àlà tó ń àsìkò kọ̀ọ̀kan jẹ́ ó ní tẹ́tọ̀ ọ̀fẹ́ sí mẹ́. Jẹ́pọ̀ òru rẹ̀ ó ní tó sì wọ́n máa kẹ́kọ̀ọ́. Jẹ́pọ̀ sàn rẹ̀ ó ní tó sì, àárọ̀ rẹ̀ jẹ́ ó ní tó sì, wọ́n bá ti ẹ̀ lọ kí ọ̀rẹ́ rẹ̀. Bùn ọ̀rẹ́ rẹ̀ ní tẹ́jú mẹ́wàá péré. Torí bí táà sí ń fẹ́ ọwọ́ àjòkó lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ọwọ́ ń lo wákàtí méjì wákàtí mẹ́ta wákàtí mẹ́rin irú ọ̀rẹ́ kínú ẹ̀ẹ́tùká yọ́ lọ lújẹ wọ́n lọ lújẹ ní ríra yí máa ń tẹ́ láti fi ráre ẹ̀ tó ya wà ní wà kì tó mọ́ fúnṣẹ́ sí rú àsìkò tí wọ́n àsìkò kéré tí ní tí ẹ ọwà bí ọmọ ẹ̀yàn wá bá mi kó mọ́ tó wá di wá ti ẹ̀ náà wọ́n náà bá lọ àmọ́ tá bá ti kó mọ́ tọ́kọ̀ orílẹ̀ èwọ́ lọ tó ṣe lẹ́yìn kó mọ́ ìranù lókù ọmọ akẹ́kọ̀ọ́ tí ó dèyàn láyé tí ó di pòfẹ́sọ̀ tí ó di nǹkan tí ó di dókítà kọ́kọ́dọ̀ vasculari Ìtúnà dí ìkọ́tù ààrẹ àti sínú wákàtí kan láàpàá tún ìtẹ́jú mẹ́mẹ́ fi túnà ní kọ́tù ha bá bá wo àwọn méjèèjì tí ń bẹ nínú wákàtí kan 60 ni àwọn ẹ̀kọ́ 60 wákàtí kan wọ́n mọ̀ pé wákàtí kan ìbá àti máa ṣe ẹ̀kọ́ lérí owó bẹ́ẹ̀ lọ láti ṣe ẹ̀kọ́ sí lórí àsìkò nínú 60 wákàtí kan eh, mínìtì tí ń bẹ nínú wákàtí kan yìí eh, mélòó mọ fẹ́ fún yẹn bẹ̀ mélòó mọ fẹ́ fún ọlọ́run mélòó lè bí وساعة اليوم داقا لبان بالنظر وساعة اليوم àwọn wákàtí tí mẹ́rin ọjọ́ dákùn bá bá pé sínú sáà dálí àti káàfù ni dálí ti jẹ́ 4 káàfù jẹ́ 20 ó jẹ́ 24 hours nínú 24 hours yẹn èló ni mo fẹ́ fọ́rẹ̀ ẹ̀mí mẹ́ mélòó mo fẹ́ fi sùn mélòó mo fẹ́ fi kàwé mélòó mo fẹ́ fi ṣe náà دقات ساعتنا يوما نحاسبها دقات ساعتنا àwọn gbọ̀ngbọ̀n tí ń bẹnu àgó wa lójúmọ́ kan táa bá sí yóò mẹ́nu àṣíbò wa mọ̀jùmọ́ àkọ́ọ̀lù náà mọ́ ti bò bí i kí sàbárí pàlàwà sí lọ́dún kan mọ̀jùmọ́ àkọ́ọ̀lù náà àti kó sábẹ́ gbólóhùn pé 30 gun 440 ní bẹ̀rẹ̀ ọdún kan. Wákàtí tí bẹ̀rẹ̀ ọdún kan iná àlákà yìí. Wákàtí tí wá bẹ̀rẹ̀ ọdún kan yìí, mélòó lọ bẹ́ẹ̀ fi fìránù, mélòó lọ bẹ́ẹ̀ bóyà, mélòó lọ bẹ́ẹ̀ fún ọlọ́run, mélòó lọ bẹ́ẹ̀ fi sí iṣẹ́ ọ̀lá kalẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ̀. Bẹ́ẹ̀ni kẹ́ni ọba máa náyé ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ̀. o, pọ̀ bá ti wá sí àsìkò rẹ tó lò láyé bẹ́ẹ̀ ló ṣe ṣe tó wó bá dé, kò sí tó kó bá gbogbo wọ́n àfi ṣe ọdí tí wọ́n ṣe wọ́n gbọ́dọ̀ mọ̀ pé tí ń bá kó kó Nàìjíríà tí ń bá kó lọ lókèrè èèyàn mélòó ní ó wúlò fún ọ̀rọ̀ mi èèyàn mélòó ní ó wúlò fún ọ̀rọ̀ ẹbí mi ǹjẹ́ mo ló kọ orin lọ́la má ti ń bá ni mo fẹ́ fún Ọlọ́run eré àsìkò àsìkò lẹ́ní ìzẹ̀ lówó àsìkò tẹ́ wá níhun ni kẹ́ gbé ìkìlò nú ẹ̀ kẹ́ sẹ́lọ́run nínú ẹ̀ kẹ́ẹ̀tẹ́tò nílẹ̀ kẹ́ẹ̀tẹ́tò lálẹ̀. Ìgbóhun tàbáwà tọ̀rí láàtàtàwò lẹ́bí ìkún tàbáwà tàrí tọba jọlọpọlọ. Látàtàwò nábi ọgbọ̀dọ̀ pàtàkì orí tẹ́rẹ ọgbọ̀dọ̀ fi tẹ́ránù. Aláwọ̀ máa láàkàzá bìlí òsìrí wà ní òsìrí. Tó kí kó nira fún ọtọ́, ó dì kó máa tẹ̀ tọ́m bá rẹ̀ lẹ́rin ma níwọ̀n tọ́m bá tẹ́rẹpá tẹ́rẹpá ma níwọ̀n tọ́m bá ṣàwàdà ṣàwàdà ma níwọ̀n mọ̀ wípé àwàdà ní àtẹ́rí mi ìtẹ́jú mẹ́wàá ni ìbá ti ẹ̀fáyà sí ìtẹ́jú mẹ́wàá ni ìyókùn gọ́ mọ̀fẹ́ fi ìkàwù mọ̀fẹ́ fi ìkéwù mọ̀fẹ́ fi ìṣàdúwà mọ̀fẹ́ fi ìrònú mọ̀fẹ́ fi ìtúnà Ìjẹ́ aláyà alíkà fi ayá mi máa ṣigálà tán. Ìjẹ́ aláyà alíkà Súfí tí ó súnmọ́ lọ àtàwọn ẹni ibi tí ó fẹ́ tàn kan wò òru ni wọ́n lò. Nítorí kálukú ti sùn, agbára òru ọpọ̀ ju agbára tọ̀sán lọ. Ẹgbọ́tọ́ ọ̀sọ̀fà náà pé ayọ́ Mùsàmìl kúmi lẹ́yìn láyé nígbàtà nẹ́bí ń fẹ́ gbagbára láti lè rí sẹ́fí orún lọ́rọ̀ ní kọmọ́ sùnmọ́ nígbà gbagbára tọ́lọ́lọ́ ní àtọ́rà fẹ́sẹ̀ lílẹ̀ ma anzalna alayka al-Qur'ana litaska àdí ọwá tó ibú kó ti tó èèyàn tó bèèrè láyé ọwọ́ ń sùn lóru èèyàn bú sùn ká tó wá pé ìwọ̀tọ̀ fẹ́ ṣe eré èèyàn bú kan òsùn ẹ̀wọ̀n tí ò ní jẹ́ ọ̀rọ̀ náà lọ òsùn ìwọ̀tọ̀ wá bẹ́ẹ̀ sí ọwá sùn ò ní kan Lèdíni wà ní ilé ni wà àbọ̀ àti bí lè fi kiri. Lèdíni kíkún nínú òru rẹ̀ fún ẹ̀sìn rẹ̀, ipé ti ń bá bẹ̀rẹ̀ àtàgò méjìlá wákàtí kan fi ṣe náfílà. Wà ní ilé mọ̀ fẹ́ fi wákàtí kan wó fi kàwé. Wọ́n àbọ̀ ha mọ̀ fẹ́ fi wákàtí kan fi rìsáàtì lórí tí mo kà àti tí mo kọ nítorí ọ̀la. Ọwọ́ á fi wákàtí kan ronú ọjọ́ wákàtí mẹ́rin, tá bá mú látago méjìlá, ago kan, ago méjì, ago mẹ́ta, ago mẹ́rin bọ́bá sì jẹ́ pé láàgùn mẹ́wàá ló ti gbé aago mẹ́wàá alẹ́ aago mọ́kànlá aago méjìlá aago kan tọ́bádà aago méjì ọlọ́sùn tọ́bádà pé ní ẹni tí máa sùn lọ́sàn ni torí bẹ́ẹ̀ yàn bá sùn lọ́sàn kò ní ráìsì sí lóru ọ̀n láti mara rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ gbá ara mi ọgbà ìsùn púpọ̀ ta èmi láìkì àìsùn púpọ̀ àmọ́ bá ara rẹ̀ gbà bí ọgbà ọ́sà padà sùn gẹ́gẹ́ bí nation bọ́ọ̀ bá forun sọ́sàn tọ́ọ̀sì tùlóòrù fóòlù sí ní sàárẹ̀ àwọn akọrùn rẹ̀ sọ́sà èmi gẹ́gẹ́ bí ẹnìkan láti gbàtà rẹ̀ mọ́mù ti kó wa sọ́dọ̀ lè mí sí sùn látago mẹ́jọ alẹ́ à ń kí ìdá ìtawà ìwọ̀nsùn bẹ́ẹ̀ àwájò kó jì mí ní ìwùlẹ̀ máa dá lóhùn lọ́hùn lọ́hùn mi àwọn tó bá dá ogun méjì lápẹ̀lú ogun ọlọ́run ó jì wọ́n àti mo lògùn ọrùn ó jì títí dìgbà tára àfàtà wà lọ́sibítù tí wọ́n tọ́jú ẹwà fún mi ó pé tí ní ẹ̀ẹ́sùn ni ó àwọn dókítà ọkàdé wọ́kàdé tó mọ̀ yájú lẹ̀ àbá ẹ̀ẹ̀sùn ní ó ti mọ́ra aago méjìlá máa ṣí ó ti máa dáadáa ti wà ní ẹ̀kọ́ aago méjìlá láwà mọ́náfílà mẹ́ láàsàdúwà mẹ́ láàkàwé mẹ́ láàkọ̀ọ̀kan mẹ́ láàkọ̀ọ̀sùn padà ápàwà ilẹ̀ àná mẹ́ Lórí bèbè kéré kan ما يكفيك من غلل وعطور شديد الرأي كالبر يا ميامي أرسي Àwọn adóbìtà lọ ẹ̀dàkùn ọkùnkúlò ilé orin méjì péré ń tó dára mi ọ yábà yìí àìsẹ̀ wáyà tó bá ìtàmọ́. Àmá tẹ ọ̀gọ́rọ̀ ẹmọ dáwọ́wọ́kọ́ lé ìdáǹsọ̀ yìí, ọ̀rọ̀ àǹfààní láíláí ilé ẹ̀kọ́ náà wà.

Pàtórí bèbè kéré ká. Ẹ̀ẹ́ kí ni tẹ́tọ́ kàtá? Ìjẹ́ àìláyà alé ìkàfilẹ̀ ayé àmì màtíkádà sáàrùn lè dé ní wàlé ilé mi wà àbú àti kéré. Pàtórí bèbè kéré ká. Wà ronú ẹ̀ dáadáa wà yá mi nú ẹ̀sìn. Máa yà kí sí ìkàmí ní kúdà Ẹ̀rọ ní ẹ̀rọ ló sásọ tẹ́mà máa yà kì sí kàmìnà kúlẹ̀lẹ̀ ẹ̀rẹ ilẹ̀ jòkólẹ̀ ń jẹ́ ọmọ ìsìlámù ìtàbọ́mọ́ kí ni yí ẹ̀ẹ̀dáhùn mọ́ ìsìlámù wá lásọ sí ìyàwó ìsìlámù lọ́rọ̀ sí ìyàsọ ìsìlámù nírìn sí ìyàrin ìsìlámù níwà sí ìyàwó وأنت حر سديد الرأي كالباري وأنت حر lóòtọ́ àti kàánú ẹ̀kọ́ ìfẹ́ a Àsìkò táwà yí àdìwọ̀ gíga lúkọ́ sọ tó bá wù ní ẹnìkan olè mọ́ ẹnìkan pàápàá ìrìnfẹ́sì lè wà ilé ẹ̀kọ́ gíga ní kìí rẹ̀ sínú ẹ̀yà lẹ́gbà. Tó ti bẹ́ẹ̀ wá sọ́ra rẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ta fọ́ wọn. Ìwọ fi hàn lè wé rẹ̀ sí ọmọlúwàbí lè ti lọ mọ́pù títà lẹ́nu. Má sì rìnrìn òhò ẹ̀wà sọ tí wọ́n wọ̀ àtọ̀tí yọ̀bà rà sílẹ̀. Àtọ̀tí yàbálẹ̀,

nígbàtí èèyàn bá pọ̀ jílẹ̀ tí ṣòkòtò rẹ̀ wọ́n ń fẹnú gbẹ́lẹ̀ ní wọ́n ń fẹnú ṣòkòtò mọ́lẹ̀ ní ìdáyé àná máa bá rí wẹ́bá àwọn àwọn akọrú ẹni bẹ́ẹ̀ ta eléyìí tètèrè ní eléyìí onílàká inú Wọ́n Sàbábù àwọn sọ́rì náà fìlásìrì àìrọ́nù. Sàbábù àwọn sọ́rì náà, àwọn yóò tú àpòtàwà yìí, àwọn ọ̀dọ́ ọgbàtàwà yìí, àìrọ́nù, inú ọ̀dàmù ni wọ́n wà, ẹni kò tiẹ̀ máa ń dín sí mọ́. Torí kẹta bá ti gbé àtàkádé àwọn èèyàn ọ̀sẹ́ ẹ̀wù mọ́, ẹjá tó gbẹ́jẹ́rẹ́ o, àwọn náà ń bá wọn Alálàádọ́rọ̀ di àbálẹ̀ àfìríwá dárí. Lórí pé àtìlẹ̀ tó tún dére o, ọ̀làjú tó tún dére ìjẹ́ tó kó aláti Amẹ́ríkà, ìjẹ́ kó aláti London, Germany wọ́n ti gbé ìwá. Àwọn náà ń kó sílẹ̀ kan ni àwọn ọ̀dọ́ sí ọmọ wọ́n sí. Láàtàjítẹ̀ bí mi rí jálẹ̀ lọ Bọ́lá a máa tààrẹ káwọn bá ṣàlú àwọn tó ṣe fáwọn ni wọ́n da gbogbo ẹ̀rú. Sàlámátà lè káwọn mi bí tòbí àà ní wá fúgbó rí. Wọ́n fi ìwà ọmọ ta kárí títẹ̀ ẹni kágbà lójú, káwọ̀ ṣe méjèèjì lórí títà fáàlù títà, àálù pòfẹ́lọ̀ pòfẹ́lọ̀ tí ò ní já ọ̀nà lọ́nà ẹgbẹ́ pàá. Àtàkàtà tí ó jí wá látòkèrè ni kálọ̀ pè ẹni lẹ́jọ́ kálọ̀ gbé ọmọ ẹni tí kọ́ọ̀tù láti gbé àbàbá yìí dàrí láàmú Ọkọ̀ ọgbẹ́yàwó kọ́lọ̀kọ́ ṣe bí òṣìdá kí àwọn ọgbọ́ kọ́kọ́lọ̀ ṣe bí òṣìdá kọmọ ogbé òbí ẹ̀. Mátàlú sàlámátàlú káólì, ṣe tó yá ni wá ní kúkúrí, àìmọ́lá أصدني من شفائي قائم لا يرتقي بهائم بهائم الله Ẹ̀bá kí è sí àwọn ẹranko ọlọ́run tọ́lọ́run dá bí ewúrẹ́ bí àgùntàn, azati wọ́n ní ìlà, a kò mọ́tí wọ́n gbọ́n ní ìṣàbá àbí ìgbìmọ̀. Wọ́n pẹ́tọ̀ mọ́ Amẹ́ríkà lọ, àwọn ewúrẹ́ wa, àwọn àgùntàn wa, àwọn tòlótòló wa wọ́n lójú ti fi ọmọ jámùnì lọ àwọn adìẹ wa àwọn ewúrẹ́ wa àti tòlótòló wa tọ́lọ̀n nda ọlọ́run kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì lo ẹ̀kọ́ ọmọ Paris lọ nítorí ibe lè wọnú omi lè wọnú odò nígbàtà wá pátá yẹnyẹ wọ́n wá ń padà ń akọ̀ ń wá burú ju ti ẹranko lọ ọlọ́ni ulai kàkàlẹ̀ àìhàn pẹ̀lú home àtọ́lù sẹ́bìlà ìdínú nígbàtá ìmá tó máa lùkùrá ní ẹjẹ́ ó hàn sí wọ́n yí pé ẹ̀bù ìwò ti ẹ̀kẹ́ ẹ̀wọ̀ àwọn ayá ìjú sí ẹ̀bá mọ̀wé dáadáa ṣe ẹ̀sì lẹ́kọ̀ọ́ tẹ́ bá ti ẹ̀ẹ̀tẹ̀gbà dárájẹ́tù ló wúlá ẹ́sẹ̀lẹ́sì àkọ́kọ́ tẹ bá gbà ẹwà jẹ́ oyé wọ́n pé mùsùlùmí lè ní mo rí ka nínú kíní Facebook ọkẹ́ tí ń pè YouTube mo já síbẹ̀ lánàá lórí laptop mi wọ́n wá lọ́kùnrin kan gba Islam wọ́n ń pè ní Yusuf Christian ni ó ti pẹ́nu Christian lóbi tó wọ́n máa 60 àti kó lé lọ́dún ọwá sọ́dí ìsìláàmù tí wọ́n fẹ́ sí mọ́tò olóṣù ọ̀hún l'Amẹ́ríkà ọwá tọ́lì ìsìláàmù wọ́n pè mí látọ̀ pé kí n lọ sí Facebook kí n lọ wo báyìí báyìí báyìí fún wa ní Yusuf Islamic religion in America ẹwà rẹ̀ lọ́wà ẹ̀rí mọ́ áwọ̀ olóyìnkín laptop ní ọba tó jáde ní selection ní sọ fáwọn èèyàn ìpé inú ránù ló ń wà látijọ́ yìí o wọ́n wá láwọn pásítọ̀ pásítọ̀ pásítọ̀ tó ṣe Islam lọ́wọ́ 1800 Gbogbo ọ̀sọ́ Islam, gbogbo ìwà Islam, gbogbo ìṣe Islam, ọwà ń tún, kọmá tí wà ní yóò pé kó yóò tún kó. Ìdáná tí ń wo ọlọ́rọ̀ tí sẹ́lẹ́kṣọ̀ lọ́wọ́ ní fún àwọn èèyàn bí 50 ní ń ṣe tẹ̀lkínù fún ọlọ́pẹ́ látọ́pẹ́ láàá tí wọ́n ti pẹ́ mú ẹ̀ bàbá rẹ̀ ìsìláàmù yá rẹ̀ ìsìláàmù yálà yá rẹ̀ bàbá ọwọ́ rìn jẹ́ ẹranko wá ń bọ́ dílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀run fẹ́ bí wèrè wọ́n fi àtà kan dé láti bìkà àtà ọlọ́dà bàhá ìmọ̀lá ìmọ̀lá ìrẹ́ta tí ní ìṣẹ̀dá àbí mọ́ ẹranko ọlọ́run lọ báyìí níbi àmà àbọ̀kàmọ́lá sí Ààrẹ̀mù ọlọ́darí bí i àmà àbùkà mọ́lá sírí ẹ̀rí àwọn bàáyé mọ̀lẹ̀gárí bí ìṣàbá mọ̀lẹ̀gárí bí àwọn ọ̀dọ́ àwọn ọlọ́làjú tó déhun. Ẹ̀sì máa wọ́n ìkà ní wọ́n o. Àwọn ọmọlúàbí wọn wọ́n yẹ jẹ́ kẹwọ́ fíìmù kí fíìmù l'Amẹ́ríkà o. Ọmọbìnrin kan mẹ́mbẹ̀ ó jáde lọ́dọ̀ mi Nurul Islam. Ọwọ́ adálẹ̀ kí ọdálẹ̀ lọ́wọ́ wọ́n pè Nurul Islam obìnrin ni. Ní wọ́n kọ́ sí ìjọba, Ni wọ́n sọ fún mi pé gbogbo àwọn kan bẹ nínú àwọn ìwò tẹlifíṣàn àwọn ìwò tíátà àwọn fíìmù tẹ́yìn ìbá wọn àwọn kan wà l'Amẹ́ríkà àwọn ìwò rárá rárá wọ́n dẹ̀ ṣòfin láwọn àdúgbò kan wọ́n gbọ́dọ̀ sí òfin mú mẹ́ nítorí wọ́n fẹ́ kọ́jẹ́ pé ọpọlọ àwọn ọmọ yẹn pé kọ́jẹ́ ọpọlọ tí ó wúlò láyé fíìmù làwọn ìlàwòta yàwèrè yìí gbogbo àwọn fíìmù tẹ́ ń sọ wọ́n fẹ́ fi bà gbogbo West Africa jẹ́ ni wọ́n fẹ́ fi bà gbogbo olú ìsìlámù jẹ́ ni kẹmọ̀ tó ní òò kẹmọ̀ tẹ gbókún wọn kọ́ lọ́hun àwọn ọmọ lóàbí ọ̀hun tó jẹ́ èyàn kiri tó lẹ́kọ̀ọ́ wọ́n iṣẹ́ gbogbo orú àtàkàtà bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀yàn máa kẹ́kọ̀ọ́ Islam ẹjọ́ hàn lára iṣẹ́ ìdílẹ̀ فآصبنا عرك في المكتوب لقتال واجعلنا هارك حاسبنا هارك ọ̀sán rẹ̀ ṣèṣirò rẹ̀ nínú màkìtú bí kọ́ kọ́ sílẹ̀ àríkàtà ń kó gbé kọ́ Yòdìrání àìní ìjàdára òfà tẹ́ẹ̀tẹ́ sí ọmọ òun tó lọ́pẹ̀kan bí tó tù ló ti máa rí bọ́bá sùn báyìí tọba yìí tọba jílé rí bẹ́ẹ̀ tọba wọ́rọ̀ òfin báyìí kò rí tán fébù rẹ̀ mẹ́ pé kí n tọ́kàn ní sinú wékin lọ fọ́nu. Ìṣẹ́jú mẹ́wàá lé ìfọ́nu mọ́ṣe ó ti ìṣẹ́jú mẹ́ẹ̀dógún. Àtẹ́sàrọ̀lá àti rún àtàrọ̀lá ìṣẹ́jú mẹ́wàá àbó ìṣẹ́jú mẹ́ẹ̀dógún mọ́ṣe ó ti ogún ìṣẹ́jú. Oorun tí mo fẹ́ sùn wákàtí kan ni kò sì mú aago tí ó tàn ọjú lẹ́yìn wákàtí mọ́jú ó lé wákàtí kan tó bá ti rẹ̀ sí kọ́ ààrẹ tó bá di mínísítà bẹ́ẹ̀ lọ́mọ sí tó bá di gọ́fúnà bẹ́ẹ̀ lọ́mọ sí tó bá débi owó bẹ́ẹ̀ lọ́mọ sí bọ́ bá tọ́bà lú tó di ìmáàmù tó dà fágbà tẹ́lẹ̀ kan ní kọ̀tù rẹ̀ mọ́ ibi dájú ó nà ìfẹ́ sí bàbá ìmáàmù ọ̀rọ̀ mi ìfẹ́ tẹ́yìn ọ̀gá ilé ìwé rẹ̀ mi ìfẹ́ tẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yà mi nù sílámù tẹ́lẹ̀ ṣe èyí tọ́lọ̀ mú wà nù ẹwà ajá sàdúrà lọ́nà kan náà ni la ilaha illallah láti wọlé wọ́n á fẹ́ fún ilá àǹfààní bàbá wa ìmọ́ wọn tí wọ́n máa sọ la ilaha ó ti tó ti wò kan láyé lọ́dọ̀ àwọn àwọn a máa àwọn tí ọba hàn mọ́ ọlọ́ngbà fún adébẹ̀ àwọn ń lé ní ẹ̀lọ́bí sí ń parọ́ ni wọ́n jẹ́wọ́ la ilaha illallah tẹ́bá hàn láà ẹ̀hàn ní lámọ́lìsì tí ó lójú nìdí bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ ní báyọ̀sẹ̀ ní rí kàdá ẹ̀fì báyọ̀rù kọ́ láà ẹ̀hàn lábà lè fi ìtàn bàbá wa jọ ó ní òní ìlàáhà ẹ̀kùn ha lójú ìlàá ẹ̀kùn ẹkùn kú lójú ojú mélòó ní mẹ́mẹ́ ojú mẹ́rin ojú méjì ń jẹ́ negative ojú méjì ń jẹ́ positive láàá kí ìtumọ̀ láàá náà kò sí ẹ̀wọ̀n akọ̀lá tọ́ bá fẹ́ ni ó fi ti di ojú òwò láà lájáhàlà wọn bí àìmọ̀kan láàfàkàrà wọn bí ó sì láàmọ́ràbà fún ọ̀fẹ́ àrùn lámọ́ta fún ọ̀fẹ́ kú báyìí ìláàhà níbi àrùn ọwà kó àwọn nǹkan tó tún fẹ́ síbẹ̀ láṣíríkà fún ọ̀fọ́ta lákíní lákíní ìláàhà bí fẹ́ lọ níbi láwọn kátà fẹ́ ilá alìmọ́rànlá owó ní ìfẹ́ ilá alìílmà ìfẹ́ ìmà ilá àyàtà ìfẹ́ mẹ́kẹ́bì ní ogun ilá ìjá ìfẹ́ yìí ilá ìfọ́tìlà ìfẹ́ ọlá ilá ìfẹ́síwà ìfẹ́ ikú báyìí Allahu ibi hù náà ó tún sọ tọ́m fẹ́ sílẹ̀ méjì ń jẹ́ tí ọ̀dá tọ́ọ̀fẹ́ méjì ń jẹ́ tọ́dá tọ́ọ̀fẹ́ tọ́ọ̀bá ti lè ṣe bẹ́ẹ̀ ọmọ wá ọmọ fàálùkọlọ̀ ọmọ mú ọmọ fàálùkọlọ̀ ọmọ mú ọmọ fàálùkọlọ̀ bọ́ bá ti bẹ́ tọ bá pẹ̀lú sí la ilaha illallah ọlá òbí lọ́wọ́ Muhammad Rasulullah láòbí la ilaha illallah láòbí lọ́wọ́ Muhammad yóò fi kọjọ́